الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين سورة يكني جكوت قجا أنني سورة النصر سورة النصر إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا هذا سلايي أورق كنقبا سورة النصر نعم ní ẹni súrọ̀táka tó kàn ní súrọ̀tú alkafirun súrọ̀tú alkafirun léyìí tí gbogbo wa tí a mọ̀ o náà ni قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وليدين súúrọ̀ yìí o la ń pè ní súúrọ̀tul kafirun wọ́n tún wọ́n ń pè ní súúrọ̀tul ikhlas súúrọ̀ la pè yìí súúrọ̀tul kafirun tó ń tíbẹ̀ wọ́n tún wọ́n ń pè ní kíni súúrọ̀tu al-ikhlas so ló fi jẹ́ pé annabi sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n Hmm? àti rọ́kàtà alfajir wọ́n mọ́ ń ka ń bí bẹ́ẹ̀ àti rọ́kàtà àtọwàf so súrọ̀ iná pẹ̀lú kí ni yóò súrọ̀tú alkafirun ẹwọ́n tí ibn kathir rahimahullah ta'ala ti wọ́n sọ ibn kathir rahimahullah ẹ̀dàkùn nínú àwọn nǹkan tí a mọ́ra alé ti gẹ́gẹ́ tulabul ilm ọdún kí bóyá ò tí lè kọ́ ìwọ̀n náà ma gbìyànjú àti ma tàbí ọbíọ́ díẹ̀ díẹ̀ inṣá Allah tó yí báyìí àbí in tó pàtàkì gan fún talibul ilmi so ní ẹmọ tí Ibn Kathir sọ ó ní hadhihi sura suratul bara'ati minal amali alladhi ya'maluhu al-mushrikun súrọ̀ yìí súrọ̀ bí tí ọlọ́run ti ń ṣàlàyé ọlọ́run kó níbi iṣẹ́ àwọn kèfèrí ni ìyàn kọ́ yí báyìí àbí o ní ṣúrọ́tú alkafirun ìyẹn ọ̀rọ̀ Ibn Kathir rahimahullah ta'ala but jẹ́ wọ́n mú kí ní ọ̀rọ̀ nínú jíhà èdè mudaf àti mudafun ilayhi ha mudaf àti mudafun ilayhi a ní baytu al-mudabrisin eh, ẹgbẹ̀mọ̀ ṣe báyìí àbí but àwọn òkín challenging tó wà nínú Qur'an Suratul Kafirun Suratul Mu'minun Suratul Munafiqun ìyẹn bó ṣe wánù bá náà ṣe máa lónà àmọ́ nínú kìyásù náhwí wọ́n ní kíni àwọn ni Suratul Kafirin ọ̀kan àwá wala naqisu al-Qur'an ala al bal mekisu lọ́rọ̀ alal-Qur'an nítorí ìkanu wọn sọ ń gbà kan pé kí ka ah. káníká tọ́gbọ́ kan kùránì gan wọ́n lẹ́yìn tí sọ káníká tọ́gbọ́ ọkàn kùránì gan ah, ah. tí a ní ráwọn kan mímú jáde ní olè rí kẹkàn mọ́wá ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn masáyì tẹ́mọ́ sí kíní tẹ́mọ́ mọ́wá o ó bóyá ni a ipe súrọ̀ yíkọ́ <clears throat> súrọ̀ tọ́lọ̀ fi ń ṣe àfọ̀mọ́ tọ́lọ̀ fi ń bọ́pá bọ́sẹ̀ àwọn mùsùlùmí kò níbi iṣẹ́ àwọn ẹlẹ́bọ wọ́n ní wà híyà amiratun bil ikhlas ó dẹ̀ ń pàwọ́ láṣẹ pẹ̀lú ikhlas ń ló fi jẹ́ pé à ń gbọ́ pè ní súrọ̀tú al-ikhlas naam kí ni túmọ̀ súrọ̀ yìí ẹjá kọ́kà ìtúmọ̀ súrọ̀ yìí kí tó mú àwọn fàwáìdì mẹ́wàá wọ́n ni ay kul lil kafirin mu'linan musabriha ìtumọ̀ kul ya ayyuha al kafiruna ni pé sọ fún àwọn kèfèrí mu'linan lẹ́ni tí ń kéde musabrihan lẹ́ni tí ń láàmọ́lẹ̀ fún wọn mọ́ pẹ̀ sọ má jẹ́ kó jẹ́ telmihan jẹ́ kó jẹ́ kí ni tasrihan sọ fún wọn musabrihan la mulammihan mọ́yẹ̀ kó jẹ́ mọ́jẹ́ kíẹ̀mì tẹ̀lmíyà mọ́lámírù báhùn sọ fún wọn lámọ́lẹ̀ fún wọn pé láàbùdú máa ta àbùdú èmi ò ní jọ́sìn fún kíni nǹkan tẹ́ ń jọ́sìn fún ayi tàbábọ̀rọ̀ mímà kánú yàbùdú na min dúnillahi zọ́hírán wà bàtínan ìtumọ̀ rẹ̀ ní wípé bọ́pá bọ́sẹ̀ kú níbi táwọn kèfèrí ń jọ́sìn fún wọ́n jọ́sìn fún zọ́hìrán ní tó hàn ní àbíbá tínan àbínú tó ṣe kí tó pamọ́ náà wọ́n ni wala antum abiduna ma a'budu wọ́n kọ́ ní pé sílẹ̀ ah ṣe báyìí àbí wọ́n ni láà àbùdù máa ta àbùdù ní ìyẹ́ ti yẹ báyìí àbí wà láàntùm àbìdù na ma àbùdè ma ṣàlàyé a masáyil kéèkì bìdì wà láàntùm àbìdù na ma àbùdè ẹ̀yin náà sì jọ́sìn fún intẹ́mi náà ṣe kí ni tí mo ń jọ́sẹ̀ fún wọ́n ni lè ádámi ikhlasikum lillah ìdí ni wípé ẹ̀yin ò ní ikhlasi fún Ọlọ́run Ọba fi ibadatihi níbi ìjọ́sìn so ẹ jọ́sìn fún tẹ́mi náà jọ́sìn fún mi ò jọ́sìn tẹ́ jọ́sìn fún ẹ wala antum ẹ̀yin náà dẹ̀ ní ábìdúnà ẹ jọ́sìn fún tẹ́mi náà ń sìn ilé ń kílẹ̀ pé intẹ́mi ń sìn ọ̀tọ̀ intẹ́yin náà ni fa ibadatukum lahu alìmùkìtẹ̀rínà tó bí ṣírí láti sáàmà ìbáadá ẹlùwà mọ̀ wípé a bá wọ́n mùsùlùkún náà jọ́sìn fún ọlọ́run a wà ní bẹ́ẹ̀ ni ìjọ́sìn yẹn kì í ṣe ń tàlẹ̀ pè ní ìjọ́sìn kí ni dí ẹ ti mú orogún bẹ̀ pẹ̀lú Allah wala ṣe ma masdariya ni àbúwà mọ̀mọ́ra wọ́n ni ثم كبرر ذلك ليدل الأول على عدم وجود الفعل والثاني على أن ذلك قد صار وصفا لازما lẹ́yìn ìgbà yẹn kọ́wọ́ ọlọ́run tún wá rìpítì rẹ̀ kí nìdí àkọ́kọ́ yẹn repetition because àwọn láàfà tàbí pé kò sí repetition ní Kùránì tí ò ní wúlò gbogbo tó tí máa rí fàbí ayé àlá rabbikuma tukadhiban mọ́rin lẹ́kà ń ara ó ní tí ń bá lọ pẹ̀lú each aya tó ń tẹ̀lé àbí tí wá lẹ́yìn rẹ̀ kò sí repetition kan pé Ọlọ́run kan sáré bí tẹ̀lé ní bẹ́ẹ̀ ni la a'budu ma ta'budun wàlá án tó náà ma àbùd ọlọ́wà ní wàlá ánà àbìdún ma àbàtùm níbi àkọ́kọ́ yẹn wọ́n la làábùdù nígbàtọ́lọ́ tó wá repeat kí lọ́nà máa sọ wàlá ánà àbìdún ọlọ́run fíìlù lákọ́kọ́ lo ismù lẹ́kejì kéwò ìyáwó èèyàn kí lọ́nà lọ́wọ́ kí lọ́rọ̀ ní lẹ́ẹ̀kejì wà láàánà ààbìdùn kí ni ààbìdùn jẹ́ ismù ni wà láàánà ààbìdùn mọ́ àbàtùn wà láàántùn ààbìdùn ma ààbùdẹ̀ ilé ń jẹ́ repetition wà láàántùn ààbìdùn ma ààbùdẹ̀ ọlọ́sọ́ ààbìdẹ̀ kí wà láàántùn ààbìdùn ma ààbùdẹ̀ wọ́n ní àkọ́kọ́ yẹn kọ́wọ́ tọ ọlọ́run rìpítì ẹ̀ ipé fíìlù yẹn ò sí iṣẹ́ yẹn ò sí ìjọsìn yẹn tí ń jẹ́ iṣẹ́ tà ń ṣe yẹn ìjọsìn tí mo ń jọsìn yẹn iṣẹ́ yẹn kọ́ kò sí ẹlẹ́ẹ̀kejì yẹn repetition ẹlẹ́ẹ̀kejì yẹn tọ́ka lórí wasfu imani wasfu ìbádà ò sí lára yín èyí tí because àkọ́kọ́ yẹn fíìlù ni ẹ̀kejì ń jẹ́ ismu jí wọ́n fún oníkọ́ ìdà kan àlàyé kan àti àlàyé ó wà so basic ọgbọ̀ yìí mọ́ rí sórí ismu tamalo ismu ismu wọ́n ma ń lò fún istimorọ́rọ̀ yẹjìlìsù jálìsùn yẹjìlìsù ṣe bí amúrùn ṣe ara fi na yẹjìlìsù àbí harfi ni àbí orúfùn jari ní àrí òdàrú àwú yẹ́jìlísù kí ló bọ́ sí sí àràfí ni ṣe dọ̀míòrù ní ṣe kíni ni ni ájìlísù yẹ́jìlísù yẹ́jìlísù ní fíìlì àbú ní yẹ́jìlísù fíìlì ni àbú ní yẹ́jìlísù fíìlì ni ẹgbàbẹ́gbà ìntẹ́sọ ní ìsinmi yẹ́jìlísù kí ah. ni ah tàbísọ yẹ́jìlísù aya àbúwó fọ́wọ́sán yẹ́jìlísù ẹmọ́nà ẹmọ́nà ẹmọ́nà oya yẹ́jìlísù fíìlì ni àbúwátà àlẹ́jẹ́ láwọn ọgbà káwẹ́ àwọn olúgbàkí fíìlù nìkan náà fíìlù ní ah ìwọ́tọ̀ bá náwọ́ ọgbà pé kèèsè fíìlù ní o ndí mi ó mọ́ tọ́ either you are with us <laughs> or you are against us ní o ẹ̀ka ọkàlẹ̀ so mo fẹ́ fún ní o yẹ́jìlísù fíìlù ní jálìsún kí lóhun tí ismu gba ó sì díkọ́ nínú ajúrúmíyà àbí ọyá bá ń ká fún mi alismu yé yóò rọ fún mi kí ni lóhun díẹ̀díẹ̀ alismu yóò rọ fún bilkọ́fúdí wà tẹ̀nwín wàdùkúlẹ̀ alfiwàlá ìtúwẹ̀ ní pé mo lè ní alìjálísù ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ àbí jálísùn ọgbà tẹ̀nwín àbí ismu ni àbí fèèrè ṣe fìlú mẹ́gbà rárá fún wọn fún wa nígbàtà wà ń bí rárá kàmọ̀yàn àmọ́ àbẹ̀ so almuhim ni pé àwa ní ajilisu jalisun ṣe bá méjì kí ni ìtumọ̀ ajilisu mojòkó àbí jalisun kọ́ ẹni tó jòkó jíjòkó kọ́ jùlúùsì ni jíjòkó masdari na ń gbẹ̀yìn jùlúùsì kéwú ni fara ìbalẹ̀ afẹ́yà sí fi náhù díẹ̀ nù náà ní tàbí sẹ́lẹ̀ ní pé <clears throat> ṣẹ́rí ismu nìyí alùmọ́tọ̀ kan lórí kíni alistimorọ́rọ̀ ipé kíní yẹn ọkọ̀ọ́rẹ́nsì ní kíní yẹn ń ṣẹlẹ̀ lónìí fíìlú tọ́ka lórí alhuduf kò yé wọn fil huduth ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ mú ní dọ́rọ̀bà zaidun amọ̀rọ̀ zaidu zai gini ọlù amọ̀ ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ tó mọ́ lè lo ismù bẹ̀rún ó fẹ́ kọ́ gbọ́ yí pé kíní kan ń ṣẹlẹ̀ lọ because afẹ́ lò mí mo fi ń farabalẹ̀ ṣàlàyé fún ọwọ́ afẹ́ lò mí ni o nítorí ábùdù yẹn pé fíìlù ní àbí fíì báyìí àbí wọ́n tún wá padà á lo wàlá ánà ábìdù afẹ́ fi púpù fún pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì níbi mọ̀fúwòm wọ́n náà sọ fún ibi wípé àkínẹ́gbẹ̀ àkọ́kọ́ ẹ̀ tọ́ka lórí pé alifíìl hmm? ẹlẹ́kẹ̀ẹ́ tí ń tọ́ka lórí kíni asífà pé ìyìnbá yí ṣe fíìlù tẹ́ǹsì fíìlù yìí bó ṣe fókè kànẹ̀ fóòsà yìí bó ṣe dùwà ìbá fíìlù yìí o fíìlù yìí gangan tó ṣe yìí èmi ọ̀bọ̀ sí wala ana abidun ìwá ní ma bá yí jọ́sìn fún tẹ́ǹ jọ́sìn fún yẹn lọ tẹ́ǹ jọ́sìn fún yẹn bẹ́ẹ̀ jọ́sìn fún yẹn ìyìn ní bá yí jọ́sìn fún oye bá yàbí so méjèèjì ìyìn ní ìyìn bá yí ṣe pé yí tó ṣe yìí náà ìyìn bọ́ sí àbí in tó ń pè mí torí in tó ṣẹlẹ̀ níbi isú ẹ̀yẹn ni pé àwọn sọfá mùsùlùmí pé ẹjájọ mọ́ sí àjọ sí ti ẹláàrọ̀ àjọ sí ti ẹrọ̀lẹ́ sọ fún ẹ pé láàbùdù intensin èmi ò sìn èyí tẹ́sẹ̀ mi ò sìn ìyìnsìn ní bá yìnsìn ní mọ́ bá yìnsìn láyíláyíláyíláyí oye bá yìn àbí Ibn Kathir sọ pé láàbùdù mata àbùdùn láàrù um, mọ́ ń padà sí gbọ́ àbí masala yẹn mọ́ bọ̀ bọ̀ but ẹ ti gbọ́ kì ní ẹ̀yẹ́ àrí kí ní ma lo ismù fún fíìlù ń kọ́ huduf so ibá yẹ̀ àbí ọlọ́nsọ̀nù suratul mulk tàbí fún miláyà tọ́lọ́nsọ̀ nípa tọ́yì kọ́ tó mọ́ ìmọ̀ sí báyìí náà rí Ewo ní ma ń ṣe jù èwo ni nọ́mà tẹ́ bá fún ṣe kánàkán ṣe ẹ̀yẹ gúnugún lè tí wọ́n sọ wọn àbí ẹ̀yẹ tó mọ́rí lókè tí ń lọ tí ń lọ títí ń lọ àbú ẹ̀rẹ́yẹ rí ni àbí ẹ̀yẹ tó ti lọ tó orí tí kàn lọ́ọ́ títí ń lọ rẹ́dí tó bá ti wà l'acceleration bóòn ṣe mọ́ ṣe tó bá fi accelerate yóò ṣe báyìí ẹ́ bọ́ láti ń lọ ọya fún mi ní ayàwó ṣọ́tù múlik ayàwó náà awalam yaraw ila tayri fawqahum safatin wa yaqbidun dumbe safatin ismu ni abi fi'l eh bóò jẹ́ ismu fún mi ní àwọn alamatul asma'i tó hàn bóò jẹ́ ismu talwẹ́sọ náwọ́ tenwin sọfátín khofdu sọfátín ṣe khofdu ní abinasbu halim so nasbu ni so ismu ni sọfátín àbí wayekubidun yakubid nìyẹn wọ́n lo núnù níswá nítorí tọ́yí ipé àwọn ẹyẹ wọ́n lò wọ́n nílò mọ̀ anẹ́f kò sí ìṣù pẹ̀lú ẹ̀ tọ́ wà yakubid ní tàbí lùgbẹ̀ yakubid nìyẹn ṣe yíṣù ní àbí fèèrè àbí harf ẹ <laughs> wàlí ìwọ́n mú fíìlì kí ní ìdòfin mú fíìlì ìdòfin àwọn èèyàn mú fíìlì kí ní ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ gẹ́ pé ibi táwọn wá ọ̀tọ̀ ah, ah. torí nítorí tèmi nìkan bá dádúró tó bá ní sọ̀rọ̀ gan kí n represent àwọn dádúró kí ni mo fẹ́ wí tọ̀ so almuhim ni pé sọ fatin ismu ni àbí yẹkùbí nìyẹn kan fíìlì lóhun so ló fi gbé sọ̀rọ̀ fàtín a ní pé ìsùn tọ́ka ló gé ní so tí pẹ̀lú pé sọ̀rọ̀ fàtín ẹyẹ ọlọ́ni pé sọ̀rọ̀ To ní sẹ́mà ní sọ̀rọ̀ fàtín tó pé yóò sì náwọ́ náà nìyí ọlọ́ni wàyẹ̀ kò bídùn ìgbàmí yóò fò dẹ̀ báyìí ẹ́ fíìlù lẹ́yùn hùdúùtù ní àbí ọ̀sẹ̀lẹ̀ bí ẹ̀kan bí ẹ̀mẹ́jì bí ó fẹ́ fi gòkè díẹ̀ sí tó á ti dé tó á tó ti gòkè yóò ṣe kí ni yóò túnmọ̀ sí báyìí àbí ìbínà tí ń fò bí ẹyẹ núwà bí fahimtum ṣe yẹn tí ó yẹyẹ yẹn so a fi yẹn ń púrù pé ismu o mọ́ tọ́ka lórí bọ̀ fíìlù mọ́ tọ́ka lórí hudus occurrence ìṣẹ̀lẹ̀ kan tó zaidun bá zaidun jáàlì sún zaidun bẹ lórí ìjòkó ni wọ́n wọlé ọwádé zéèdìdà ah zéèdì kan ló dúró yìí ni mo ní jálásà <laughs> ẹsẹ mo ní jálásùn ní jálásà ó lè jẹ́ ó ti jòkó lẹ́ẹ̀kan ní ẹ̀ ó ti jòkó lẹ́ẹ̀kan yájìlìsù ó ń jòkó lọ́wọ́ ó lè padà dìde bọ̀ tí máa sọ fọ́ pé wà húwà jálìsùn húwà lùkọ́ìm àbí húwà lùwákìf zaidun wáàkì fún indelbab ó yàtọ̀ sí ti bá ní pé wákọ̀fà zaidun indelbab so mọ́mọ̀ gbogbo yá nǹkankan ẹgbẹ́ bá ní pé kílẹ̀mgbé kọ́mọ̀ zaidun zaidun kọ́ imun kọ́mọ̀ zaidun zaidun kọ́ imun irú nǹkan díẹ̀ tó tó àmà yìí nínú kékeré ó lè fi píkṣọ́ túmọ̀ rẹ̀ tó ń ti pé méjì gan tó yàtọ̀ síra wọn kọ́ọ̀mọ̀ zaidun àti zaidun kọ́ìmùn méjì ọkọ́kọ́ látara kọ́ọ̀mọ̀ àti zaidun ó sì yàtọ̀ síra wọn kọ́ọ̀mọ̀ zaidun zaidun kọ́ìmùn mo fẹ́ mẹ́tún mọ̀ náà jùn bí tí náà yé tó wà lẹ́ tí náà mẹ́kún rẹ̀ àti zaidun kọ́ ìmú fún mi i'rabun mufassalun mufassarun mubayyanun eh kamilun la wijaja fihi talbesi walahu a a eh ẹgbẹ́ tí káyẹ̀ okay Mm-hmm. Mashallah Masha wọ́n gba kọ́ọ́má Zaidun àwọn obìnrin ọgbọ́ wọ́n ní kọ́ọ́má wọ́n ní fèèlùn maadin mabiniyun alalfatihi la mahalla lahu min al-i'rab wọ́n ní Zaidun fa'ilun marfu'un bilfi'il wọ́n ti mọ̀ pé táwọn bá fi bilfi'ili sí ìjáúsẹ̀ láàrin Hmm? fa'ilun marfu'un bilish bilfi'il wa alamatu raf'ihi ad-dammatu adh-dhahiratu ala akhir oya mhm. zaidun mubtada'un abo ṣe bí fa'ilun ni bí e kete ka bó ló ṣe yàtọ̀ zaidun ni zaidun jẹ́ hmm. zaidun mubtada'un ma eh zaidun ẹ́ eh? mm-hmm. mm-hmm. ok bilibtida bilibtida khabarun marfu'un bilish bilibtida ẹ̀fí confidence sọ ìsọkúsọ khabarun marfu'un bilkini bilibtida bóò هو الذي بدأ بدأ ما هو المبتدا أدنى في زيد مغفون بالابتداء خبر غير سواء مغفون بالابتداء هم أفاز كيو جينو ẹ̀lẹ́ndà mara yìí kí ló fún kí ló fún khabar ní ọkọ̀ fún المبتدا والعامل المبتدا هو العامل اما بدنا ولو غبا لاله ني ويا نعم ما شاء الله تواني واشي ربو زيد قامه متى قام زيدون؟ de um zéèdù ń kọ́ ọmọ ẹlùmí zéèdù ń kọ́ ọmọ ẹ̀yọ́ ń kéwú ya ọ̀yà ok kọ́ hum ẹwọ kéwú kí náà ń pè ṣíbù jùmlà lọ́dà oníkéwú kí náà ń pè bẹ́ẹ̀ harful jaburi aljaru wa majwuri àti zọ́rfù àti tó bá lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ ọkọ̀ ṣe kọ́mọ̀ ṣe majwuri ni ṣe zọ́rfù ni bóòlù tó ajé ṣíbù jùmlà ṣe ìdọ́fà ni àhà Mm-hmm. Mm. Mm-hmm. والضمير ها كين ضمير اينو اي يوبي اوكلي اكني والضمير مستتر والضمير nubuwa ta ni ìmì ìbá ń jìyàn yóò ìmì ìkúdà ń jìyàn yóò ta ni domiri lálùkù ẹkí ìráwọn ọwọ́ tí ó pọ̀ wàlfàáìlì mọ̀sítẹ́tìrù kìíní wujuban aw jawazan jawazan mhm huwa mhm la kọ́mọ̀ nìkan kọ́ ṣe kọ́mọ̀ nìkan lẹ́ṣẹ̀ rọ́bù ẹ̀mí ọ̀ni ọ̀rẹ́ parí wal jumlatu min al fi'li wal Fi محل رفع خبر المبتدا aga o gbe se engineering mathematics le se yi calculus in the calculus <laughs> ma lo die die o we are so very simple very simple wala. na fa nti mo se le ki oni now in most cases àwọn halakot alimara ise nahwu sorfu lo baun tí ba se kokan tá bá ṣe kíni tí ma kan wo pé kíni tún ya gbe ja tún já tún gbé ọ̀wọ̀ fẹ́ ọbẹ̀ ṣe iwu fẹ́ ṣẹ́sì fúyẹ́ ní abẹ́ tí ń hmm? tàbí gbé ọmọ jẹ ọmọ fúyẹ́ wo ní ọ̀sárí àsápajúdé kọ́ lọ máa ha èyí tẹ́mi sọ but níbi kéwú ká gbé hmm? ọlọ́gbáfà ó yá <laughs> Hmm, ẹ̀yí ó ti lọ́nu kéwò tó yí máa yàbí náà ẹjá mọ́ lọ <clears throat> wọ́n ni lakum dinukum waliya din a lẹ́yìn ìgbà tó náà ti kọ́kọ́ ọ̀rọ̀ ọmọ tán kọ́wò ọlọ́wà ní tọ́ lakum dinukum ay alkufru dinukum alkufri ẹ̀sìn tẹ́ ṣe ẹ̀sìn ni waliya dini èmi náà ni kọ́wọ́ èmi náà ni ẹ̀sìn ay adin alislami na'am ilé ni ọ̀rọ̀ imam abdurrahman bin nasir asadi mukhtasar na'am طيب نعم إن شاء الله لعلنا نكفي عند هذا الحد إن شاء الله آه، نعم أي كادومي أي كادومي إن شاء الله أنتم باني بيري دوا في بيري أولي بيري مين في كاكبين بايسة باري كلاس كان لأي كانان كما تباتون أطولة إن شاء الله تبا دي نيك كلاس مولي ما فوائد مي ديوان نوري دين كين بوسي سورتو الكاوثار أنبي الله سبحانه وتعالى كو نعم من عنده سؤال فليتفضل نعم No, mi rántí. Tó bá fẹ́ study Arabiya, wọ́n ní advice wo lálẹ́ fẹ́ tó bá fẹ́ study Arabiya. Àlà Arabiya, àkọ́ ni pé lughatul Arabiya, lughatun muhimmatun jiddan, lugha tó pàtàkì ni, idh hiya lughatul Qur'an wa lughatul Islam. Hmm? so Qur'anan uh, Arabiyyan lọ́lọ́gbẹ̀ ní Qur'an ọlọ́ni walau ja'alnahu Qur'anan A'jamiyyan laqalu laula fussilat ayatu Arabiyyun A'jamiyyun wa Arabiy so yí báyìí àbí so um, Qur'an ọlọ́sọ ní ìdí lágbára ìyẹn kọ́kọ́ jẹ́ ìdí tó lágbára tí ó fi kọ́ Qur'an ẹlẹ́ẹ̀kejì anibra muhammad sallallahu alaihi wasallam wa huwa khayrul khalaiq ajma'in oni fi lola junu àwọn èdè Ọlọ́run ba Lárúbáwá ni wọ́n èdè Lárúbáwá ni wọ́n sọ ele keta ni wípé tá bá fẹ́ gbọ́ islam yìí ní fahman sahihan daqiqa la budda min fahmi lughati al-arabiyya tá fẹ́ gbọ́ islam yìí dáadáa tó fẹ́ tó fẹ́ wà rasikhun fil ilmi la budda min ma'rifati al-arabiyya bóòlù yóò sàmọ́ kọ́rọ̀ bí yà yíò mọ̀kọ̀ díẹ̀díẹ̀ ọlọ́wọ́sànúwà láwùjọ mashallah alhamdulillah a ní àwọn tí wọ́n lè kọ́ wa ní èdè Lárúbáwá hmm? pẹ̀lú àwọn kíni ilé kíw nínú ẹ̀ wọn làwọn classes kíyàn ní juhud kíyàn ní ìgbìyànjú ní set timetable fún àwọn mutunu al-arabiyya kí n tó lọ sí ìrọ̀kọ́ timetable yẹn wọn ni pé kíní kan wà pẹ̀lú èdè Lárúbáwá tàbí kèkí ń ṣe tí yíò waste time lé lórí kínú gbà ló pẹ̀lú waste time kì í ṣe tó fi in tó wà àhámúlẹ̀ ọ̀rọ̀ manhajì yíẹ ọ àkídẹ̀ yíẹ ọ wọ́n wá ń jòkó o ti parí alfiya ibn malik khulaso o ti parí kọtùrù nàdá kìníkan awdawul masalik diyawu salik o ti parí ẹ̀ o túnbọ́ sí mọ́gínlẹ̀ labib ah ó tún bọ́ sí kíná pé shadal aruf ó tún bọ́ sí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ maktud ọwọ́n àwọn tíra lárúbáwá mutun gbogbo masailu al'arabiya ló ma tó bá wá bèèrè masala kan tó bá kọta máa ṣe rọ́dù fún bídíà ọwọ́ àmà bínú ni ẹmẹ́ ṣe jíbà because ó ti fi àwọn usulu kan lẹ̀ tó ṣe gíní tó mójútó tó wà áwọ́lájú lọ́gọ́tùlà àrọ̀bíyà lọ ìwọ́n ló ń gbára ta fáwọn ẹlẹ́bọ̀ yìí ààrẹ jẹ́ sí ìṣọ́fò fún jálàbí ìṣọ́fò fún jálàbí só jálàbí jẹ́ mú sí fùgan so kí ẹmú jẹ́ kí bí yá sọ́rùfù kulli alhimam gbogbo himam tí yẹn ní fún tọ́lábìlẹ̀ ìlú ẹlùmí òbí adamali yẹn mọ̀ kí lógọ́lù o mọ̀ lógọ́ ara o ọlẹ́ mọ̀ lógọ́ mú ìpọ̀ mọ̀ kí wó nítorí lógọ̀ yẹn kó àánà rẹ̀ lórí fáàmù ìmọ̀ ni fáàmù ẹ̀sìn bọ́kàn mọ́ lógọ̀ irinṣẹ́ ni lógọ̀ ó yẹ kó jẹ́ kó fàhímà al-Qur'an wa sunna so a fàhímà rẹ̀ lam yafhamu kò sànfàní fún in tó yẹ kó lò kó fi gbọ́yẹ̀sìn yẹ kò فخير منه ألو قد جهلت tí mo bá ṣàǹfàní tó dáa fún ọ ó bẹ́ta kò fẹ̀kà mọ́ ní ìmọ̀ yẹn rárá aslan bó imin tèmi ya ah, òkè mashallah salafi lè mímọ̀ alhamdulillah àwọn durusul manhaj aqida wat-tawhid ojoojúmọ́lá ń gbọ́ alhamdulillah mashallah al-fiqh kílásì hadith kílásì tafsir kílásì kada gbogbo ẹwà bó lughatul arabiyya ẹ̀hẹ́n mo fẹ́ fíṣẹ̀ dáadáa náà advice tó wà fẹ́ tó wá fẹ́ kọlárúwá ni pé ó gúdọ̀ ní ìgbìyànjú àti àkólé kan lórí nǹkan yíya alhifz hmm? ó wà very very important ó ní pé wà mú láti rí ó mọ̀ bóyá dòrúsù lọ́rọ̀ tẹ̀lẹ̀ àrọ̀bíyà ọ̀dọ̀ àbúláwájá ah ok amẹ́rin kan akúrájọ amẹ́rin yìí ẹyàjọ́ máa ṣe gbìyànjú dòrúsù lọ́rọ̀ tẹ̀lẹ̀ àrọ̀bíyà ẹjájọ́ lọ mọ́ gbà lọ́dọ̀ abúláwájá tàbá ti gbà lọ́dọ̀ abúláwájá àwa náà ṣe kí ni a sì mọ̀rọ̀ já rẹ̀ láàrin ara wa apárí dùrúsù lórọ̀ ọ àtkọ́nà dùrúsù lórọ̀ alákọ̀ọ́kọ́ ọ àtkọ́nà dùrúsù lórọ̀ ẹlẹ́ẹ̀kejì masha Allah hmm? olùwà wo bí bí i rìsálátù nahwiyya ó fẹ́ bọ́ sí annahwiya èyí wọn kọ̀kọ̀kọ́ fún láwọn nǹkan ajúmíà kéèkèé so ajúmíà ni major thing tí yíò fọ́kọ́ tí yẹn bá rí bí sí ajúmíà dáadáa tí yẹn bá rí bí gbọ́rí dáadáa èyí wà lè bọ́ sáwọn ìgbà tó wà fi gbájú ní àyè tán tó padà gúdù ń bẹ̀ ó ti mọ bólẹ̀ kó bọ́ sí inṣáàlá pẹ̀lú àwọn ìrìṣà àdá torísìírísìí àtàwọn nǹkan mí tí wọ́n ní ò ti rí fúnra rẹ̀ náà

bí ọba sí yọmbi oúnjẹ kí ní ó ṣe yóò tẹ́ tí ọba tún pọ̀jù kí ní ó ṣe yóò já kò ní ṣe jẹ oun tí wọ́n kí ní kẹ̀mí tíra ẹ̀nà pé ó ní sẹ́rí náà tẹ́wọ̀n àwálùhó ṣúgbùlù ìbẹ̀rẹ̀ rẹ̀ ká bízì ni ẹ́ ó ní wà àhírùhú kí ló pẹ̀gbẹ̀yìn ara áhìrùhú sẹ́sẹ̀ zandakọ̀ náà pè ní ó fẹ́ jọ bẹ́ àbúfọ́sẹ̀ bá múfọ́dé ìlú sálàfàdé ò láìbìrìndì ó yẹ kẹ́ rí tó sí àpíntẹ̀dì píntẹ̀dì ọ̀yọ̀kún wọn bẹ̀ ẹ́ wà áhìrùhú zandakọ̀ ọ̀yà ní tẹ́pẹ́ náà pé tó bá padà pẹ́ jù nú náà wò ó nítorí wọn tó mọ̀ ṣẹlẹ̀ ní gbogbo nǹkan ló mọ̀ justify láyé ẹ̀yìn ẹ̀gbọ́yé gbogbo sanza jalabilu tábù kalẹ̀ kan zajabilu jayayiyu dayaya kìdẹ́ kan ó lè ní àkó yé yìí ni à sí ọgọ́tù muntahal jùmọ́ yìí ni <laughs> à nínú kéwú tó bá kéwú débì kan nínú ìgọ́rọ̀wù ó sì wọ́n gbàgbòmí lọ ó sì kọ́kọ́ drop and bus stop kan kọ́ padà tún ọlọ píkẹ́ mbòmí so yin báyìí àbí so ní pé gbogbo nǹkan wọ̀n tí wọ́n sì ní náhù in tó need níbi náhù lọ́mọ́ o ní pé láti lè sọ lágbára kọ́ dán and then láti lè kàtíkà kọ gbọ́yé and then nínú kan tó ma tó hèdì lágbára yẹn jù ẹjẹ́ fún ní expo yìí ó wà in tó ma hèdì jù o ní ìgbìyànjú conversation pẹ̀lú àwọn èèyàn ní gbìyànjú gbìyànjú àti converse كان سلامتكم تلعبوا كيف كيف حالكم كيف حالكم الحمد لله ما شاء الله ما شاء الله yàlá ọkọ̀ kò sí tó sọ lẹ́mọ̀nù mashallah ọkọ̀ kò sọ́rọ̀ lẹ́mọ̀nù abú ẹ̀ sọ́rọ̀ kò sí wọ́n kà máa máa kò sí ṣe ìráyìn àrí but ó jẹ́ kejì bá ẹ̀tún ka tíra kìnnàdà ojú ti máwọn kìnnìkàdá ní ọpọlọ yẹn gbọdọ̀ sharp gan ó mọ̀ tètè mú nǹkan òkè òkè wọ́n lọ bá ìpà ó ti kọ́ àìnà ẹ̀hẹ́ abúwá àìnà ah, kìtàbí ó ti kọ́ kìtàbí mùdọ́fà àti mùdọ́fì ó ti kọ́ dùrúsù lọ́kọ́ kìtàbí wọ́n ṣe ìdọ́fà rẹ̀ lọ sí bikini yaul mutakallim kìtàbí my book ìwé mi àìnà ìbò ni àìnà kìtàbí ìbò ni ìwé mi wà ẹni kìtàbúká alàlùkùrìsì yìí ogun tí ń jó mẹ́ ìsìnṣẹ́ kí ni ń gba jíjó òun jó ìsìnṣẹ́ kí ni ìsìn gba jíjó bọ̀ tó bá ní kí ni akin àti gbìyànjú yẹn èyí mọ̀ fèlì ni man khafa sukuta lan abadan ẹni tí bá ń bẹ̀rù àti ṣubú kò lè dìde láyé so gbogbo àtán dìde lé nìyẹn kọ́nà níbi ọ̀rọ̀ olùkọ́kọ́ fèlì ẹkọ́ bẹ̀rẹ̀ kíníkà báyìí orí ọkọ̀ fail náà ẹgbẹ̀ tí wọ́n yọ kẹjá sí gbé kíníkà ẹ̀tù gbèdìdé ẹ̀tù ṣubú ṣẹ́gbẹ́ sí fail lákọ̀ọ́kọ́ yẹn failure lesson ni kí ló fa failure wà lánàá yẹn in tó fa ni pé báyìí báyìí báyìí ok ẹjọ́ adó báyìí ẹ̀tún again ẹ̀tún fail again ah mistake mi tó ti wà failure ni tó bá gánà tó bá ní experience tó bá gbọ́dọ̀ pé alájá ó experience so mọ̀ tán pé ní experience failures àwọn failures òun ti jàbọ̀rọ̀ bà rẹ̀ ó ti torí bọ àwọn nǹkan orí rẹ̀ ti pa ó ti jẹyà pẹ̀lẹ̀pẹ̀ ìtókẹ́ gbogbo ìyá fi jẹmí ó wá lóòtọ́ ah, wọ́n lọ́bẹ̀ àfá sí ń fún advice mọ́ lọ́bẹ̀ wọn o ẹniyẹn ń sọ náà fi ní àgbà ń sọ̀rọ̀ ńlá ọgùn sí mọ̀ pé ń sọkún ni ohun tó mọ̀ rí ó gùn pẹ̀pẹ̀ kó tó rí àgbàlagbà ó sì mọ̀ rí lórí ìjòkó jókè ń sí gbogbo àgbàlagbà o òsáàrẹ̀ tí pàwọn òpònú náà dàgbà àìnìkan bẹ tó gbà ìmọ̀ olùgbà ọmọ yìí ló sì wàdà dàgbà yóò òun náà mọ̀ nípa àgbàlagbà ní mí àgbà àìrọ̀ o àgbàyà àgbà rọ́ ni wọ́wọ́ ọlọ́ọ̀lá náà ok wọ́n tẹ́ndì ọ̀rẹ́ sí mi wọ́n bọ̀ ìrákẹ̀ mẹ́bìnrin àìsàn wọ́n ní ọ̀rọ̀ ok wọ́n ní ok awwaluhu shughul wa akhiruhu baghiyu ni ahyakumullah baghiyu wọ́n ni pé náà hù mọ́ tẹ́yìn bá òsìgbé náwù náwù náwù náwù náwù kò sáwọn ìmàmí kò sí ilmù tawhid al'akida asorf sarf al-raqa'iq al-akhlaq was-suluk ila dhalik eh kò sáwọn nǹkan bẹ́ẹ̀ wallahi náwù mọ́ bí gbìraga sí ìlara wà mọ́ lè tọ́mọ́ ah kíni ah kíni ọgbọ́n tí kíní kan ṣe ní kíní kan ni ó ní wà máa kíní kan kíní kan kíní kan kíní kan kíní kan bá ń ṣe rọ́bù rẹ̀ ìmọ̀ bíbá gíò ní ṣe yẹ àbí wallahu Hmm. wọ́n lè mọ́ fi ṣe yẹ̀yẹ́ ọgbọ́mí wọ́n lè mọ́ fi ṣe yẹ̀yẹ́ èmi ní sọ pé ilé àṣọ rẹ̀ kí wọ́n dé tí ó ṣe yẹ̀yẹ́ ní báyìí ilé garanti rẹ̀ ó dájú wọn fọ́lẹ̀ example kan tó máa ń sọ̀rọ̀ náà ta tó ti pé al-Khalil nínú òun ni àfá síbàwé yìí Ilmul Khalil rahmatun ẹbá ń wí يسأل رب البيت من فيذ الكهف فزاده علم العروض وانتشر al-Musayyib so um kí ní pé Sibawayhi bó ṣe wá jẹ́ Imam Ibn Nahwi yẹn bá Sibawayhi àtúbá ní eh, al-Khalil sọ báyìí Sibawayhi sọ báyìí al-Farrawi sọ báyìí lábáyá sọ báyìí nínú àti pé tọba dákan bí náhù ọgbùrọ̀ kọ́kọ́ sinmi ní nínú ni Sibawayhi wà bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ kí ló fà Sibawayhi kìí ṣe lárúbáwá ó wá wá sílẹ̀ lárúbáwá láti wá kọ́ ilmul hadith ó bá wà níjòkó àdífìnjọ́ kan bó ṣe ẹ̀kẹ́yẹ yìnbọn ní kọmọ gbé rọ́fù fún nẹ́sùn kọmọ sáàdàgbẹ̀rú báyìí àwọn èèyàn kan gbé ẹ̀rin lù jòkó ní pé wọ́n wùgbọ́n báyìí pé à ohun ò rẹ́rìn ẹbí e pé in tí fi ní sọmọ́nù wọ́n pé ẹ̀ẹ́ eh, sí problem àwọn lágbà padà wà ń kọ́ lágbà lọ́dọ̀ rẹ̀ ṣe báyìí àrí so tó ń ti pé bẹ́ẹ̀ náà ìwọ náà kò ní ìdíkò jòkó kó gbégbà mọ́ fàwọn èyàn sí ẹ̀yẹ káàkiri ìwọ tó ń fàyẹ̀ sí ẹ̀yẹ yìí náà tí ọ̀nà bá bẹ̀rẹ̀ sí mọ́ sọ ti ẹ ẹ̀tàbá gbé ọwò ó gbò fúyẹ́ o mọ̀ ìmúkà pé ó pọ́síbù gbà mí kí ẹ sọ mi káàkiri káàkiri káàkiri rí káàkiri but wọ́n lò níwà discourage kí ló kàn pẹ̀lú pẹ́nìkan rẹ̀ kí abú àti okay okay so yí máa yìn àrí aha so ó pọ́síbù káwọn yẹn sí bẹ́ tó ti pé àwọn yẹn lè mọ́ sí bẹ́ alẹ́ ní káwọn yẹn mọ́ sí bẹ́ bọ̀ ó sì pọ́síbù káwọn èèyàn síbẹ̀ tó máa ṣe bẹ́ẹ̀ ìṣú ẹni pé èmi ò èmi ò kéwú mọ́ kí ni dí àjọ tí mo sọ lábá kan jò ní àbú arẹ́rìn kódà ó tún bèèrè pé ẹ̀dàkọ́ ya ẹ ti rẹ́rìn tàbí àbí ẹ̀dàkọ́ ẹ̀sọ kọ̀rẹ́tọ̀ fún mi wọ́n tún ti mọ́ kéwú yẹ̀nà gbàtọ́ àfi rí àrin ó kàdà mọ́kọ́ kí lọ́dọ̀ rẹ̀ tí èsù wà lẹ́mẹ̀ wallahu a'lam náà ok wọ́n lá nídìí epo ẹ̀dàkùn ẹ̀dàkùn jẹ́ ká dẹ̀wò epo jazakumullahu khairan na'am subhanakallahumma wa bihamdi wa shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah àwọn tó bá fẹ́ dá àwọn tó bá fẹ́ dá online ko e kan na bagba na 81 34 99 53 33 àwọn ya tí wọ́n wà tí wọ́n gbọ́ wa tan ṣe class so private class láwà yìí o la fi ń pè àkán náà máa ń bẹ̀ àwọ blọ́gù ìní òṣèlú sákàntì mí o owó epo lágbà o tọ́ ọya ọya ẹ̀dàkùn ọya bismillah ẹ̀tùn pẹ̀ẹ́tùn káàrin gbọ́ 8134995333 ẹ̀yà sáré pé 15,000 jìdé inṣáàlá ó pè ọya mọ̀ká 1000 1002 One two, one five, one five, two seven, two eight, two ah, Allah, oh yeah. Jìbìtì ti rọ̀ wọ́n lọ́rùn. Like jìbìtì wà so easy, like ah. Inú wọ́n dùn, kọ́lẹ̀ àlúwé tó alọ́mùká, mo fẹ́ lọ try, practicalize it. Òun fi gbówó ni, ibùkan wà ó sì ti gba 20k. Ah, 20,000, 22, 23, 28, 20, 21, 3, 29, 4. Ah! Cause, ẹwọ́. <laughs> So Allah Allah. So sára yẹ ti bá kanáà báyẹn. Tọ́, lọ́dà obìnrin náà, ẹlẹ́ ju tí láti ẹ̀yìn láti bí àwọn ohun náà. Ẹ ní problem insha Allah. 81, 34, 99, eh? 53, 33 33 náà àyẹ̀wò ọ̀lá ẹ̀ àwọn mọ̀lá tí wọ́n wà class náà mọ̀ sọ fún àwọn náà sọ fún àwọn tó wà online at least gbàtà yìí bá bí sẹ́ni 1000 níbi àrí 44,000 inshallah 40 kìíní kan ló wà online inshallah ọ̀dọ̀ obìnrin náà anẹ́bì ni ẹ̀nẹ́ sójú ọ̀nà ọlọ́run o wallahi àdísì wà ní o anẹ́bì lẹ́yìn lẹ pọ̀jú núná anẹ́bì wà lákọ̀ọ̀bẹ̀ pé ẹ̀nẹ́ sójú ọ̀nà ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ ankidhu anfusakum minan nar walau bi shikki tamara ṣe yóò bèèrè wallahi ẹ̀yẹn ló ẹkí gbogbo annáwó annáwó sójú ọ̀nà ọlọ́run yẹ ló ẹka ma bá ń bẹ́jù oyin báyọ̀ ó ta láàánà ẹ̀à owó rẹ̀ náà ni ẹlẹ́mí ènìyàn mọ́kọ́ fẹ́ sọfá bú náà kìí ṣe dandan o lè fowó rẹ̀ ṣe sọ́dákọ̀ láì sọfá bú ọgbọ́mìyé hadith ń bẹ fún ni kò sí jù pẹ̀lú ẹ̀ aha oya oya oya oya so mọ́ fi ń ṣe excuse fún apẹ́ mú fẹ́ kọ́kọ́ kọlù àbúnẹ nẹ́bà wọn wá lọ eré tí wọ́n ní 15 àlọ 15 àlọ inshallah 18 pẹ̀sí kàntí wọ́n ìtú alákàntí lọ́wọ́ okay okay inshallah ẹkàdọ́bà ìsáwà alìkàmsọ̀ àbúrẹ̀kẹtù